الحمد لله <clears throat> نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام نعم أدوكفر الله سبحانه وتعالى lórí orí pé a ń bẹ láyé a sì ń rí bí gbìyànjú sójú ọ̀nà mọ̀ so àtọ̀rọ̀ alékún kí a ti gẹ́ràn ọba fún anábẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ń bí ọlọ́wọ́ bá pé kí ó ṣe ọlọ́run fún wa láti pé kó ṣe pẹ̀ fún wa lójọ́ gbíndé kí ìyà ọlọ́wọ́ bá kankan kó mọ́ bà wá kásì wà aljanna ọlọ́wọ́ bá láì ṣe sírò àti láì jìyà lórí àwọn ẹ̀ṣẹ̀ wa náà ibi tí a ti tẹ̀síwájú náà ibi tí a ti stop ní ìjọkọ́ tó síwájú ibi tí a ti ń kà lọ fún wa nínú tíra fáwà gbà الشيخ عبيد ابن عبد الله بن سليمان الجابري ترى تكحيل العينين بشرح عقيدة الرازيين سور آه، كلا قاري هنا الحوض سواني والشفاعة حق وني الشفاعة حق ودودوني kí ni àṣàfáà òun ni ìṣìpẹ̀ ìṣìpẹ̀ so òun náà ni intercession so wọ́n ni wà ṣàfáàtù haqqun ìṣìpẹ̀ òdodo ni o wa anna nasan min ahli tawhid nígbé àwọn èèyàn kan nínú àwọn tí wọ́n jẹ́ tí wọ́n fi tawhid rinlẹ̀ fọ́nà ọba yakhrujuna minan nar so wọ́n jáde kúnnú náà bí ṣafa'ati so pẹ̀lú ìsìpẹ̀ wọ́n ni haqqun wọ́n ni gbogbo eléyìí òdodo ni o wọ́n ni hadhihi al-mas'ala wọ́n ni alamari tadammanat jumlatayn wọ́n ló kó gbólóhùn méjì sínú wọ́n ni aljumlatul ula gbólóhùn alákọ̀ọ́kọ́ wọ́n ni fi ithbati shafa'a níbi ìfi ṣàfáà rílẹ̀ ṣe Qur'an ni lẹ́gbẹ́ kìnílẹ̀ so wọ́n ní fi ìsìbáti ṣàfáà níbi ìfi ṣàfáà rílẹ̀ wọ́n ní aljumlatu thaniya wọ́n ní gbólúnwọ́lẹ̀ kejì fi man yadkhulu an-nar nípa ẹni àwọn tí ó wọ́ná minal muwahhidin nínú àwọn tó mọ́lọ̀ ọba lẹ́yọ̀ kasoso thumma yakhrujuna minha bi shafa'a lẹ́ni wọ́n wá jáde kó nuna pẹ̀lú ìṣìpẹ̀ wọ́n ní wa kullu jumlatin min hatayn al jumlatayn wọ́n ní kọ̀ọ̀kan nínú àwọn gbólóhùn méjèèjì an-nadharu fiha mustaqillun wọ́n ní ìwòye sí àti ìtìtì ó dáwà ní anil jumlati al kó níbi gbólóhùn kejì wọ́n ní fal jumlatul ula wọ́n ní jumla aláwọ̀kọ́ fi thubuti shafa'a wọ́n fẹ́ fi ìsìpẹ̀ wọ́n fẹ́ fi rin lẹ́ni wọ́n ni wà wujubil ìmáni biha àti ìpẹ́dandan níbi ìpẹ́dandan ìgbàgbọ́nù rẹ̀ wọ́n ni fiha iddatu umur wọ́n ni alamari orísìírísìí ló wà níbi jùmlá aláwọ̀kọ́ yìí wọ́n ni al'amrul awwal alamari aláwọ̀kọ́ fi ma'ana shafa'a wọ́n ní kí àwọn musulmi kan mọ̀ o wal muslimat àti àwọn musulmi lóbìnrin o anna shafa'ata laha ma'anin thalatha wọ́n ní shafa'are ìsìpẹ̀rẹ̀ ó ní ìtumọ̀ mẹ́ta o wọ́n ní lughawiyyun ìtumọ̀ rẹ̀ nínú èdè Lárúbáwá wa urufiyyun ìtumọ̀ rẹ̀ níbi ìbálò àwọn èèyàn níbi kọ́stọ́mù àwọn èèyàn wọ́n ni wa shari'iyyun àti ìtumọ̀ rẹ̀ nínú shari'a wọ́n ni fama'naha fil lugha wọ́n ni ìtumọ̀ shafa'a nínú èdè Lárúbáwá huwa ndimamu shay'aini ila ba'dihima òun náà ni kí nǹkan méjì kí wọ́n join papọ̀ ila ba'dihima akthar so kan join mara wọn àbí nǹkan tó jù hatta tasiru shafa'an títí tí ó fi wá di bí ìgbà pé ó jẹ́ kíni ó come in pair ìtumọ̀ àṣàfáà lédè lárọwá so ní kí nǹkan jẹ́ pair so kí nǹkan sí kíni kí nǹkan jẹ́ pair wọ́n ni dídol wítìrì so ìdàkejì kí nǹkan wá ní ẹyọ kẹrìyàn wọ́n ni mithlus nail gẹ́gẹ́ bí 2 arba'a 6 thamaniya wa hakada wọ́n ni túnmà aṣáfàún lédè larabawa ni wọ́n ni wà ṣáfihàn wọ́n ni ẹni tí ó ń jẹ́ aṣáfihàn yanḍammu bi sa'yihi ila man yashfa'u lahu wọ́n ni ó fẹ́ join pẹ̀lú ìgbìyànjú rẹ̀ pẹ̀lú ẹni tí ó sèkíni pẹ̀lú ẹni tí ó intercede fún wọ́n ni fayasirani shafa'an àméjì ó wájọ́ di pierre ba'da an kana kullu wahidin minhuma lẹ́yìn gbà tó ṣe pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ìkíní kọ̀ọ̀kan wọn o witron ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n ẹ̀rá ń fà ní bí ìtumọ̀ èdè lárọ́wà wọ́n jẹ́ kí yàn tún understand ìtumọ̀ nínú ṣẹ̀rí'à sí wọ́n ni hinan fi salihima wá jọ́yọ̀ ahaduhuma ila al ìkíní papọ̀ mọ́ kejì sọ́rọ̀ shafa'an wọ́n wá di pẹ́ wọ́n ni wa amma al-ma'na al-urfi wọ́n ni ẹ̀rí ìtumọ̀ rẹ̀ nínú ìbálò ìbálò àwọn èèyàn síra wọn wọ́n ni nínú custom àwọn èèyàn síra wọn fàhúwà su'alu so kí ẹ ma bèèrè dáadáa fún ẹlòmí wọ́n ni wa haakum ba'dul amthila wọ́n ni fún ìlànà àpẹẹrẹ kọ̀kan wọ́n ni al-mithalul awwal wọ́n ni àpẹẹrẹ aláwọ̀kọ́ wọ́n ni madinun wọ́n ni ẹni tó jẹ wọ́n ni arhaqahu daynu gbèsè ti fún lọ́rùn imma li qurbil ajal bóyá nítorí pé táìmù tó dáa ó ti pé walaysa indahu ó ti súnmá walaysa indahu mina sadadi ma yu'tihi da'in kò sì sí nǹkan tí ó fi pé tí ó fún ẹni tí ó yá gbèsè lọ́wọ́ rẹ̀ wọ́n ni awli kathrati al-qasd torí pé àwọn ah, kí náà ń pè àwọn portions tí ń san padà ó ti pọ̀jù wọ́n ní li kathrati al-qasdi al-muttafaqi ala tasdidi wọ́n ní àwọn installment tí wọ́n jọ agree lé lórí ó ti kí ni ó ti pọ̀jù ó ti fẹ́ fún lọ́rùn wọ́n ní fayatulubu ó wá ń request yo man yatawassatu man yatawassatu lahu 'inda dain ẹni tí ó bá ń jẹ intermediary lọ́dọ̀ ẹni tó jẹ ní gbèsè belofos hati fil ajal pẹ̀lú gbogbo ya kí ó fóun láyè sí nípa time tóun dáyẹn wọ́n ni fàbádàdà min an takuna al-muddatu sanatayn wọ́n ni instead kí ìbátan wá dákọ́ wá jẹ́ ọdún méjìlá pẹ̀lẹ́sìn wọ́n ni yatawassatu wọ́n ni yóò wá jẹ́bi intermediary láàrin wọn hatta tasiru thalatha títí tí ó fi di bí ọdún mẹ́ta aw arba'a àbí ọdún mẹ́rin aw akthar tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n ni wa qad yatawassatu indahu wọ́n ni ó sì lè ṣe pé ẹni yìí ó lè jẹ́ intermediary fún fi takhfifil aqsat ní pípé kí wọ́n reduce àwọn installment yẹn so kí wọ́n reduce àbí kí wọ́n jẹ́ kó fúyẹ́ àwọn installment yẹn wọ́n ní fabadalan min an yakuna al-qasd ash-shahri wọ́n ní instead tí yóò fi máa jẹ́ pé installment yóò máa jẹ́ oṣooṣù alfay riyal tí yóò máa jẹ́ 2000 riyal yóò máa san lójooṣù yaj'aluhu alfan wa khamsami'a so wọ́n ṣe ní 1500 riyal lóṣooṣù so wa tazidul muhla wọ́n tún wá fi kíni wọ́n tún fi táìmù sí so wọ́n fi táìmù sí wọ́n lè táìmù ẹkùn wọ́n ní so ẹ̀rì pé ilé ìbáyìí so alil khayri lil ghayri kí yẹn bèèrè dáadáa fún ẹlòmí so example aláwọ̀kọ́ta mú wá nìyẹn nípa ṣàfáà ìtumọ̀ ṣàfáà láàrin a ní ibi ìbálò àwọn èèyàn síra wọn àti níbi báwọn èèyàn ṣe máa ń lò wọ́n ni almithalu thani wọ́n ni àpẹẹrẹ lẹ́ẹ̀kejì shakhsun wọ́n ni yankan yuridu la'amala 'inda fulan ó fẹ́ máa ṣiṣẹ́ lọ́dọ̀ هذا لم يتقدم إليه أحد كفؤه so وهو لا يعرف هذا الشخص المتقدم wọ́n ní ẹni tí òun ní a iṣẹ́ لم يتقدم إليه أحد كفؤه so kò sẹ́nìkẹ́kẹ́ tí ó mọ̀ tó wá bá àbí kò sẹ́ni kankan tí ó jọ tó wá bá so wọ́n ni wà huwa la ya'rifu hadha ash-shakhs al-mutaqaddim wọ́n ni bákan náà kò ma alákùnrin tó tún wá sí kíni tó wá bá wọn fúnṣẹ́ yìí wọ́n ni wa yadhunnu anna shurutahu lam tantabiq alayhi wọ́n ni iṣẹ́ ìkò pé lára ẹni yìí fayati ila shakhsin akhar wọ́n ni yóò wá lọ sí ọ̀dọ̀ ẹlòmí wa yatlubu minhu yóò wá rí kọ́ sí lọ́dọ̀ rẹ̀ an yadhhaba ma'ahu ní pé lọ pẹ̀lú òun ila sahibil amal lọ sọ́dọ̀ nítòníṣẹ́ li yu'arrifahu alayhi kó bá fi introduce òun sí wa yuzakihi inda àti kó fún òyìn tazkiya lọ́dọ̀ rẹ̀ kó yìn hatta yu'ayyinuhu fi amali títí tí ó fi yàn sí ibi sẹ́yìn so àkílùkọ rẹ̀ sheikh mọ́ example yíwá kó bá fi yé wọ́n ni wa amma al-ma'na ash wa alaykum as-salam wa so wọ́n ni túnmọ̀ rẹ̀ nínú shari'a wọ́n ni su'alu abdin wọ́n òun náà ni kíyàn bí ẹrú kan radiyallahu qawlahu ọlọ́wọ́ bá yọ́nú sí ọ̀rọ̀ rẹ̀ wa amalahu àti iṣẹ́ rẹ̀ rabbahu so ọlọ́wọ́ bá yọ́nú sí à iṣẹ́ rẹ̀ àti ọ̀rọ̀ rẹ̀ so kí ẹrú a máa bí olúwa rẹ̀ so ni pé

nínú àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn tí wọ́n ṣe lọ́n so kó mọ̀ request pé wà lẹ́kùsànà so nínú kó mọ̀ request pé à kí Ọlọ́run bá kó foríjì wọn so wọ́n ní eléyìí ni àkílùkọ rẹ̀ ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà wọ́n ní al'amuru thani so but ó tún lè lè túnmọ̀ mí náà nínú ṣẹ̀ríà tó yàtọ̀ sí eléyìí so ó tún lè túnmọ̀ mí so nínú ṣẹ̀ríà so òun náà ni wípé wọ́n ma ń lò fún in tó jọmọ́ wàsílà náà so wọ́n ń lò pẹ̀lú túnmà kíni pẹ̀lú túnmà wàsílà oye so wọ́n ma ń lò pẹ̀lú túnmà wàsílà so ní pé èyàn síkì nǹkan tí ó fi ríci ọlọ́wọ́ ba èyàn síkì nǹkan so bata ala kulli hal so oníṣẹ́ ti ṣàlàyé fún wa wọ́n ní al'amuru thani wọ́n ní alamari ẹlẹ́kejì ta fẹ́ wò báyìí fi adillati ithbati shafa'a àwọn ẹ̀rí tó fi ìsìpẹ̀ rinlẹ̀ wa wujuhil imani biha àti àwọn ojúpọ̀nà tá gbọ́dọ̀ gbàgbọ́nú rẹ̀ agbọ́dọ̀ gbàgbọ́nú ilé agbọ́dọ̀ gbàgbọ́nú ilé wani min al-Qur'an wọ́n ni qawluhu ta'ala wọ́n ni gbólóhùn Ọlọ́run bá tọ́lọ́wọ́ bá ní man dhal ladhi yashfa'u 'indahu illa bi idhni wọ́n ni man dhal ladhi yashfa'u talanina man tó ṣe pé yashfa'u 'indahu yóò sì pẹ̀ ní ọ̀dọ̀ Ọlọ́run bá illa bi idhni àyàfi kó ṣe pé pẹ̀lú ìyọ̀nda Ọlọ́run ọba ni o a ti rí pé manzai so manzai kò ní jẹ́ kíni kò ní jẹ́ mọ̀súlù mẹ́ yóò mọ̀ jẹ́ istifar àbí istifar lil inkar so wani ni wọ́n bèèrè láti fi ṣe kíni láti fi takò pé à ah, kò possible ni so tàlẹ́ni náà so wọ́n ni wa qawluhu ta'ala wọ́n ni gbólóhùn Ọlọ́run bátọ́lọ́wọ́ bá ní qul lillahi shafa'atu jami'a sọ pé Ọlọ́run bá ló ní gbogbo ìṣìpẹ̀ pátápátá gbogbo ìṣìpẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run bá ló wà ọ̀dọ̀ Ọlọ́run bá ni ó wá sí so pẹ̀lú sẹ́rẹ̀ ìsẹ́rẹ̀ dáadáa wọ́n ni wa ọ̀tọ̀ alámàrí ọ̀tọ̀ àbí ní pé àwọn èèyàn kan so ní pé àwọn náà jáde núna àwọn muwahidun rí àwọn kùfàrù so àwọn tó mọ́lọ̀ ọba lẹ́yọ kan ṣoṣo so àwọn kùfàrù so tó yẹ pé kúfùrù wọn kúfùrún mukhrijan anil millah abájẹ̀ ní kùfàrù so àwọn eléyìí gbére ni wọ́n mọ̀ sínú náà so innal mujrimina fi adhabi jahannama khalidun wani fa hasiluha wani somari gbogbo ele anna shafa'ata ní pé ìṣìpẹ̀ o milkun lillah property Ọlọ́run Ọba ni ìṣìpẹ̀ in t'Ọlọ́run Ọba ni ni wani fala yamlikuha ahadun siwa ẹlòmí tó yàtọ̀ s'Ọlọ́run Ọba ní wani la malakun mẹ́láíkà tó súnmọ́ lọ́wọ́ bá kò ní ìsìpẹ́ wala nabiyyun mursal bákanáà annabi tọ́lọ́wọ́ bá ránṣẹ́ so kò ní o ọlọ́wọ́ bá lónìí wọ́n ni wa amma mina sunnati wọ́n ni ẹ̀rí nínú súnnà o wọ́n ni fa sunnata wọ́n ni ẹ̀rí o fi hadha bab so ní bí báàbù yìí wọ́n ni wọ́n ní ó pọ̀ gan so ó pọ̀ gan àwọn ìgbàwá tó wá nínú súnnà nípa ṣàfáà ó pọ̀ gan débi pé kò ṣe jà níyàn pé à ilé yóò ṣẹlẹ̀ wọ́n ní tawaturan so ní pípọ̀ tó ṣe pé ma'anawiyan so pípọ̀ ti pé wọ́n gba ṣàfáà wà ní o kìí pé à lábùrù yìí náà wọ́n ní yujibu al-ilma wal ó sọ ìmà àti iṣẹ́ di kíni àti iṣẹ́ di ọ̀rọ̀ yẹn àti sàlàyé ilé ìsíwájú so àti sàlàyé fún wa pé sùkúrà bí ó wà ní mutawatiran yujibul kíni yujibul ilma wal amal so sheikh náà dẹ̀ sàlàyé ilé so but wọ́n kẹtù fi ń fi ń emphasize pé bí ṣàfáà ṣe bó ṣe lágbá bí ó ṣe pọ̀ tó tàwátùrù ni lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe májẹ̀mú pé tí wọ́n bá lò nǹkan bí àkídà ó gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ jẹ́ tàwátùrù kó tó lè lò so lọ́dọ̀ àwọn ẹni yìí báyìí yóò jíbo lè àìmà wà kíni wà láàmà síbẹ̀síbẹ̀ wọ́n sì lò so ní jẹ́ fi rí pé so wàrọ́ al'akimmati ma wàrọ́ aha so in ti ń bẹ lẹ́yìn àkọ́tí ni ń bẹ lẹ́yìn rẹ̀ kìí ṣe pé tàwátùrù nan dóde so wọ́n ní àwọn èròǹgbà sẹ́sìn Ọlọ́run Ọba lẹ́mìí so wọ́n ní wa mí ọ̀hún náà sí ní pé ká lè rìjẹ́tì àwọn ọ̀rọ̀ Ànábì tó bá ṣe wù wọ́n wọ́n ní wa minha qawluhu sallallahu alaihi wasallam wọ́n ní a bákanáà sallallahu alaihi wasallam so lẹ́yìn náà wọ́n òun annabi sallallahu alaihi wasallam wó sí pẹ̀ fayahuduli haddan wọ́n ni wọ́n fún àwọn ní àwọn òǹkà àbí wọ́n fún àwọn láwọn èèyàn kan wọ́n ni fa ukhrijuhum minan so àwọn ah, ni ó wá sọ níbi ẹlẹ́ẹ̀kẹta abẹ́lẹ́ẹ̀kẹrin wọ́n ni fala yabqa fi an-nar ó ní kò ní sẹ́kùnù náà illa man habasahu al-Qur'an so àyàfi ẹni tó bá ṣe pé Qur'an òun ló kù tó ń ṣe gini tó ń dádó àbí àwọn tí Qur'an ti júwe pé àwọn ni gini àwọn ni wọ́n sẹ́kù wọ́n ni ash-shafa'atu allati sahha biha an-naqlu 'an an-nabi wọ́n ni àwọn ìsìpẹ̀ tó rìnlẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam níbi ẹgbàwá tatadammanu iddata shafa'at wọ́n lóríṣiríṣi àwọn ìsìpẹ̀ ló kó sínú ihdaha wọ́n ni ma huwa mujma'un alayhi bayna al-muslimin in tí ẹnu kò lè lórí láàrin àwọn musulmi wọ́n ni wala yunkirunaha bẹ́ẹ̀ sì ni wò takò wọ́n ni wa yadkhulu fi hadha al-ijma' wọ́n ni kódà èyí ijma' tàà sọ pé irú àwọn shafa'a tí ó ṣẹlẹ̀ yìí èyí tó sì pé ẹnu kò lè lórí ijma' àwọn ọ̀daràn gánà tó wọnú rẹ̀ wọ́n ni al àwọn khawarij wọ́n ni wa ghayruhum min al-wa'idiyya àtàwọn míì náà tó ṣe pé ilé kókó ti fọ́ orí wọn wọ́n ni alladhina yunkiruna shafa'a àwọn tí wọ́n tako ìṣìpẹ̀ so fi ahlil kaba'ir nípa pé àwọn tí wọ́n sí ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì so àwọn eléyìí náà ẹnu kò lè lórí pé a ah, shafa'a ilé ìrìn wọ́n ni wa hadhihi ilé ni ṣàfáà tó ga jùlọ allati yata'adharu anha adam tó sì pé annabi ọlọ́wọ́ bá adam yóò excuse ara rẹ̀ kún bẹ́ wọ́n ni wa nuh àti nuh wa ibrahim àti ibrahim wọ́n ni wa musa àti nabiyullahi musa wa isa àti nabiyullahi isa wọ́n sallallahu alaihim wasallama ajma'in wọ́n ní kíkẹ́ Ọlọ́run bá ti ọlá rẹ̀ kó má bá gbogbo wọn lápapọ̀ wọ́n ní fayantahi amru nas alamari àwọn èèyàn bí tí ó padà hẹ́ndì sí ila rasulillahi sallallahu alaihi wasallam so lọ sọ́dọ̀ so èmi so èmi náà ni máa ṣe wọ́n ní tó gbogbo wa kọ́kọ́ dúó a mọ̀ wò pé a ah, so kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ so gbogbo fàárí àwọn àwọn tọwàríj so kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó sì gíní tí ó lóhun lè òun lọ bọ́lọ̀ ọba so àtàwọn annabi ọlọ́wọ́ bá gbogbo alálọ́mọ́ dàbá wọn pé ah ẹ̀rí ìtawà nú rẹ̀ báyìí ọlọ́run ló mẹ́ ọlọ́run mẹ́yọ ọdún náà so alọ́bá nabi adam sálọ́bá nabi nuh alọ́bá nabi ibrahim alọ́bá nabi musa alọ́bá nabi isa so gbogbo wọn náà ni wọ́n mọ̀ òkú yáà ah, ẹ̀mí ara wọn nafsi nafsi so yí jẹ́ nìkọ̀ọ̀kan mọ̀ ọ̀rọ̀ lójọ ọgbìn dé nìyàn so ambelita sí wàlí tó ti sàdéhùn fáwọn mùrídìí rẹ̀ so àbí muqaddam muqaddam so tó ti ṣe àdéhùn fáwọn àwọn tí wọ́n kọ̀ dámà rẹ̀ ní pé kò sí lọ́dọ̀ òun ó gbà wọ́n lẹ̀ so òun ó là wọ́n lọ́dọ̀ Ọlọ́run ọba so irọ́ ni o so yóò mọ̀ gbọ̀n kí so bẹ́ẹ̀ ni kò ní rí kò ní fún wa kò ní rí àǹfàní kankan sí fún wọn lójọ gbìndì wọ́n ni fayashfa wọ́n lá nábi wá sí pẹ̀ ash-shafa'atul 'udhma eléyìí náà ni àwọn afá ní òun ni al mahmud so wọ́n ni fayashfa'u wọ́n ni wá sí pẹ̀ fayusta'dhan wọ́n kódà nẹ́bí sọ́nà àdífì yẹn pé òun ò mọ́ ọdún tó wọ́n fi foríbalẹ̀ fọ́nà ọba so musta'adhana rabbahu so ọjọ́ náà ọjọ́ tí ó le gan ni so gbogbo èèyàn ni ó bẹ̀rù gbogbo èèyàn ni ó bẹ̀rù so gbogbo èèyàn ni ó bẹ̀rù so hátà àwọn nẹ́bí so wọ́n mọ̀ bẹ̀rù fáwọn èèyàn wọn tí è dórí sirat báyìí so àwọn èèyàn ma bẹ̀rù lójọ́ ohun so torí pé Ọlọ́run Ọba yaf'alu ma yasha so Ọlọ́run Ọba ó ṣe tó wù ní kò sẹ́ni kankan tí ó bí so kò sẹ́ni tí ó bí Ọlọ́run Ọba so ń kálukú lójọ́ ohun ni ó ma bẹ̀rù ni ó ma páyà pé tọ́ ohun òmọ́bí tọ́lọ̀ òun padà já sí báyìí so tó ráwọn ẹ̀mí ó ti máa musta'adhanan rabbahu yóò forí balẹ̀ lẹ́ni tó ń wá permission Ọlọ́run Ọba láti ṣìpẹ̀ wọ́n ni wa yasjudu ma sha Allah yóò forí balẹ̀ dìgbà tó bá wù Ọlọ́run Ọba thumma yuqalu lahu wọ́n lẹ́yìn náà wọ́n eh, ń bínú kan lónìí kò ní bírù rẹ̀ mọ́lẹ́yìn òní so gbogbo àwọn èèyàn so àwọn ànábì Ọlọ́run Ọba wọ́n recognize gbígbọngbọn Ọlọ́run Ọba so wọ́n ni Ọlọ́run Ọba in bínú kan lónìí o so kò tí ìbínú bírú kan tó jọrú ẹ̀ síwájú òní kò sí ní bírù rẹ̀ mọ́ lẹ́yìn òní wọ́n tó bá fẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam yusma'u lak wọ́n gbọ́n nǹkan tó fẹ́ sọ wasal tu'tahu bèèrè wọ́n fún ọ washfa' tushaffa' sípẹ̀ wọ́n ṣe kíni wọ́n gba ìsìpẹ̀ rẹ̀ àníbí ó wá sípẹ̀ kọ́lọ̀wọ̀ bá kó dájọ́ láàrin àwọn ẹ̀dá rẹ̀ so gbogbo wa lákọ̀ọ́kọ́ máa dúó so nígbàtí àwọn ah, nígbàtí àwọn màláíkà bá lọ sí àrọ̀sọ́tì alkiyama gbangba alkiyama so tí ó ń kálukó ma lágùn lódíwọ̀n gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó sí láyé so nígbàtí gbogbo èyàn bá ń lágùn so oòrùn yóò súnmọ́ ọpọlọ àwọn èyàn báyìí so ọpọlọ ma hó so àkílòkọ rẹ̀ so àbọ̀t àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan wà tó yí pé àwọn àpẹẹrẹ yóò ti máa dá lórí pé bóyélé yóò ti ẹ̀là so bóyélé yóò ti ẹ̀là aláwọ̀kọ́ òun ni pé bá wá ṣe gbéyàn dìde nínú sàárè ẹjẹ́ bá ti rí tán bá ti gbé dìde nígbé wèrè kó nínú sàárè ó rí bánù ìmọ̀ jẹ rìbángbà tó wà láyé la yaqumu illa kama yaqumu alladhi yatakhabbatuhu ash-shaytanu min ọba sọ nìyẹn so bí àwọn wèrè làwọn tán jẹ rìbá láyé bẹ́ẹ̀ ni wọ́n ṣe dìde nù sàárì àwọn ẹlòmí oríṣiríṣi àwòrán ẹlòmí dẹ̀gbẹ́ ni so ni ó gbé jáde kó nù sàárì tọ́rọ̀ dára ni kò sí dédé láàrin àwọn ìyàwó rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so but ẹni tó jáde kó nù sàárì seliman àpẹẹrẹ dáadáa ni ó tún mú níbi gíní níbi haud àpẹẹrẹ dáadáa ni inṣáàlá ni ó gbogbo ẹ̀nà inṣáàlá ni ó tún wá ní bòjí lọ́dọ̀ Ọlọ́run Ọba àpẹẹrẹ dáadáa ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà lójọ ohun gbogbo èèyàn ni ó mọ̀rọ̀ pòhun parun so o bá ní ṣe dìjú bẹ́ẹ̀ lọ ọkù eh òun parun lónìí o torí gbogbo èèyàn náà ló ti máa tóhun ti ṣe so gbogbo aburú tí èèyàn ti ṣe láyé gbogbo èèyàn lèyàn mọ̀ rántí òun náà ni maqamul mahmud kìí ṣe tafsiri dédé táwọn yẹmọ́ fún maqamul mahmud so pàápàá jùlọ èyí tó tún mú àwọn ìtẹ́mbẹ̀lẹ̀ annabi sallallahu alaihi wasallam dání allati yahmaduhu àbí yahmaduhu alayha al-awwaluna wal-akhirun èyí tó ṣe pé àwọn ẹni síwájú àtàwọn ẹni gbẹ̀yìn wọ́n yìn lé lórí hmm àwọn èèyàn pọ̀ gẹ́lójọ ọgbìndì torí pé tíyàn ó fi bẹ̀rọ Ọlọ́run bá ní pé ẹ̀ tíyàn bá dé tíyàn bá ṣe hajj àbí umrah tíyàn bá rí báwọn èèyàn ṣe máa ń pọ̀ tó àà èyí wọ́n wò pé ókè ẹnu àwọn èèyàn tó kàn wá ń bí nìkan náà ni ó tó bá wádójọ́ ọgbìndì kọ́ yóò ní agbára gan so wọ́n ní li anna alkarb wọ́n ní síwájú kó tó lọ kí a kánibí tó lọ sí pẹ̀ ìnira ó ti mú àwọn èèyàn fàmínhùn wọ́n ní bẹnu wọn man yablughu arquhu ila ansafi saqayhi ẹlòmí ogun tí ó ti bó ogun ó bó dédé ìdájí ẹsẹ̀ rẹ̀ báyìí ìdájí sákọ̀ rẹ̀ wọ́n ní wà mínhùn man yuljimuhu al'arq so ẹlòmí yuljimuhu al'arq ogun ó bò látòkè délẹ̀ ni iljaman gbogbo ayé gbogbo tó ń jẹ́ lógún obò min shiddati al-mawqif níbi tí ìdó ní mawqif bí ó ṣe lágbára tó so bí ó ṣe rí gbogbo a sì dóni so a dó báyìí àyàfà wọn tọ́lọ̀ bá subhanahu wa ta'ala tó bá fẹ́ pẹ́lẹ̀ pẹ̀lú pé a ah, ẹgbẹ́ àwọn ilé sórí àgọ́ọ́lá so ẹjẹ́ kí wọ́n jókòó lórí àgọ́ọ́lá so gbogbo àwọn àpẹẹrẹ tí ó mọ̀ dá lórí pé tọ́ bóyẹ́yìn òlà bóyẹ́yìn nínú àwọn èyí tó dásà lẹ́sà fún annabi sallallahu alaihi wasallam ni wọ́n ni ash-shafa'atu thaniya wọ́n ni ìsìpẹ̀lẹ̀ kejì so eléyìí ash-shafa'ata sọ ìgbogbo èyàn lẹ́nu wọ́n kò lórí so àtàwọn khawarij gẹ́bí sheikh sí sọ yìí wọ́n ni shafa'alẹ̀ kejì ìsìpẹ̀lẹ̀ kejì ash-shafa'atu fi ìṣìpẹ̀ fún àwọn tó ṣe pé àwọn ẹlẹ́ṣẹ̀ gbáǹkọ̀gbì ní wọ́n nínú àwọn mùmìní wọ́n ni wa hadhihi qad dalla alayha al-ahadithu al-mutawatira wọ́n lélẹ̀ yìí náà fún rẹ̀ àwọn hadithi tó pọ̀ délẹ́wù pé kò ṣe jà níyàn kò ṣe pè ni sunna àti ìpanupọ̀ rasulullah sallallahu alaihi wasallam wọ́n ló jíṣẹ́ lọ́wọ́ bá yóò sì pẹ̀ fi ahlil kaba'ir fáwọn ẹlẹ́sẹ̀ gbáǹkọ́gbì bí idhnillah pẹ̀lú yọ̀ndọ̀ lọ́wọ́ bá wọ́n ni wà ankaru hadhihi shafa'a wọ́n ni wọ́n tako shafa'a yìí wọ́n ni alwa'idiyya àwọn onílé kókó so wọ́n ni àwọn onílé kókó àwọn tó ṣe pé wa'idi láwọn ma ń kàkún pé àà ah, yíó jẹ gbogbo àwọn ni so lọ́dọ̀ ọlọ́run so àwọn ilé ni àwọn Khawarij àtàwọn kíni àwọn Mu'tazila so kíni Ibn Abi Dawud sọ ó ní alá wala tukfiran ahla as-salati wa in فكلهم يعسي وذو العرش يسفح so ما رأي الخوارج إنه ولا تعتقد رأي الخوارج إنه مقال لمن يهواه يردي ويفضح ما لي رنبا وخوارج لم يو so ما ني لم يو so alámọ̀dí tó ṣe pé ẹni tí ó bá tó bá ní yóò padà sọ́nù bẹ́ẹ̀ sì ni yóò padà yẹyẹ rẹ̀ wọ́n ní lè anna mu'taqadahum wọ́n ní torípa àwọn khawarij àtàwọn mu'tazila yìí àdìsọ́kàn wọn fi murtakabil kabira àbí fi murtakabil kabira nípa ẹni tó sí àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì wọ́n ní imata alaiha àwọn ni tó bá fi kúlé lórí o huwa takhliduhu fi an-nar àwọn ni a ah, gbére ní o nínú náà ni so irú nǹkan táwọn tí wọ́n ní gbogbo bídá náà irú nǹkan táwọn náà sọ ni wọ́n ni wa hadha al-mu'taqadu minhum wọ́n ni ẹ̀rí àdìsọ́kàn ilọ́dọ̀ wọn o mardudun bil ijma' wọ́n ni adánù pẹ̀lú ijma' wọ́n ni wa bil ahadithil mutawatira wọ́n ní àti àwọn hadithi tó pọ̀ tó wá fi hadha al-bab ní abala yìí wọ́n ní wa minha qawluhu sallallahu alaihi wasallam wọ́n ní bá kẹ́ náà nílò náà ní gbólóhùn annabi sallallahu alaihi wasallam tó ní as'adu an-nasi bi shafa'ati e ẹni tí ó jèrè ìṣìpẹ̀ èmi annabi sallallahu alaihi wasallam jù yawm al-qiyamah lọ́jọ́ gbinde man qala la ilaha illallah ẹn tó bá sọ la ilaha illallah khalisan min qalbi so tó sì pure látọ̀dọ̀ ọkàn rẹ̀ so kí ẹmà sọ gbólóhùn la ilaha illallah èyàn gbọ́dọ̀ máa pọ̀ nínú rẹ̀ gan ó gbọ́dọ̀ máa pọ̀ nínú tí èyàn máa sọ gan so azkaru èyàn rìn ni èyàn jòkó ni èyàn máa sọ lẹ́ni tó sì fi rinlẹ̀ so lẹ́ni tẹ́yàn bá sì so yíò ma fi ẹnilẹ̀ fọ́ràn ọba so ó sì túnmọ̀ sí dáadáa náà so o ní jẹ́ kí àwọn àmáni ìmá ara kankan lọ́dọ̀ ọlọ́run ọba tó ṣiṣẹ́ fún kó wá gbé ọlọ́ pé èmi ti ṣiṣẹ́ at least èmi tàti ń sọ pọ́lọ́run ọba ẹ̀yọkan ni so tó bá ń ṣeré so la'alla Allah bóyá ọlọ́run ọba ó lè jẹ́ kó tọ́ sí ìsìnkú annabi sallallahu alaihi wasallam so wọ́n ash-shafa'atu thalitha wọ́n ní ìsìpẹ́ ẹlẹ́kẹta ash-shafa'atu fi unasin min ahli al-janna Ànábì yóò tún sípẹ̀ fún àwọn èèyàn kan lálìjanna li raf'i darajatihim ìgbà kọ́lọ̀ bá tún raise level wọn so ní pé kọ́lọ̀ bá tún raise level wọn so ẹwùn kẹba yẹn so kí yẹn mo fẹ́ wà aljanna straight ni so o tún lè ríṣà ọlọ́wọ́n bá tún lè rí kọ̀dárọ̀ fẹ́yìn oríṣà fún àti tó fi jù lẹ́fù tó tẹ́ ẹ̀kọ́ wà lọ so wọ́n ni Al-Imam Ibn Qayyim ọ̀rọ̀ wọn káwà tí mo rí lónìí tó nínú àwọn nǹkan tẹ́yìn ó fi tọ́ sí irú àwọn nǹkan báyìí òun náà ni pé èyàn pọ̀ kí ẹ ma sàsàlátù fún Ànábì gan èyí táwọn èyí ṣe ẹ́ra àwọn so ẹ àwọn kan ṣe ti bídà ìwọ wá sí máa ṣe ti súnnà so kò sí pé à ń sọ́sọ̀ látún fún Ànábì sallallahu alaihi wasallam jọ Friday kò sí pé yẹn ń sẹ́tì aláàmù fún gbogbo tí yẹn fẹ́ rántí gbèsè ayé yẹn yóò sẹ́tì aláàmù fún o yóò dé gbogbo ẹ̀ mọ́lẹ̀ so wọ́n ni ìsìpẹ́lẹ̀ fáwọn èèyàn kan tasawat hasanatuhum wa sayyi'atuhum dáadáa wọn àtàbúrú wọn ó padà lọ gíra wọn àwọn àfáà ní àwọn àfáà ní fi qawlin fi qawlin ni so òun náà ni pé àwọn eléyìn ashabul a'raf but nínú ọ̀rọ̀ kẹni kò túnmọ̀ pún ló lálàáfíà wọ́n ni wa hadhihi shafa'atu thaniya wa thalitha wa rabi'a wọ́n ni sẹ́ rí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin yóò wọ́n ni laysa khassan laysa khassatan bi rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ni kìí ṣe pé anabi sallallahu alaihi wasallam nìkan ló ní bal yusharikuhu fiha al mala'ika àwọn mala'ika náà kó pa mẹ́ pé ah ọjọ́ kan ẹni yìí ah ó ṣe báyìí ó wí gbólóhùn báyìí so kéèyàn jẹ́ olùṣe dáadáa ní kọ̀rọ̀ so jẹ́ olùṣe dáadáa ní kọ̀rọ̀ wọ́n ni wà nàbí yún àtàwọn nàbí náà wọ́n ni wà salihun àtàwọn èèyàn rẹ̀ ibi tẹ́lómi lọ wọ́n sásí ni ibi tẹ́lómi lọ wọ́n sásí ni àwọn sufi so ní ah, ni ọ sọta ló sọ fún ọ pé èyàn rí ní ọ so number 2 ni pé ìwọ gan tí mọ̀ bóyá ẹni tí wọ́n padà sípẹ̀ fún gan ìwọ number 3 tí wọ́n ni pé ṣe tí èyàn fi máa ń tọ́ sí ìsìpẹ̀ ni pé kí èyàn máa bọ́lọ̀ ọba du ẹ̀tọ́ rẹ̀ ìwọ́n tó ń sọ báwọn èyàn kẹ́ máa jọ́sìn fún ọ wá ní èyàn tó ń sọ ní pé ó pa àwọn ìsìpẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ara ọ̀ so ìtọ́fí máa ń kọ́ àwọn èyàn jẹ nìyẹn wọ́n ló tún wá o shafa'atun ukhra so kíyàn súnmọ́ àwọn èèyàn rẹ̀ láyé ẹ̀tí ẹ̀bá rí pé olùjọ́sìn fọ́nà ọba ní kíyàn má bá sọ̀rẹ́ so bá sọ̀rẹ́ tó fi tẹ́fìjọ́ là ní o tí tó tún fi kó bá so so that la'allallaha so tí o bá ti ẹ̀ ṣe ṣàfáà so bákan náà so ó nílẹ̀ bẹ́ẹ̀ nínú hadith nígbà àwọn òbí ọlọ́wọ́ bó rẹ̀ ìsìlẹ́bù wọn nítorí àwọn ọmọ wọn bóyá ọmọ ọmọ jùlù sí dáadáa ní tó fi ṣe pé wàláhì ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ti ń lu òbí fún súnnà láyé ń sìn tí ó ẹlòmí tí ó ti ó ti lu ọmọ nílùú bàná so àbó ti fòró ẹ̀mí ọmọ bóyá ọmọ òun gan-an tú sábàbí rẹ̀ lọ́wọ́ bó fi padà lọ́lá lẹ́kẹ̀ẹ́ so ẹmọ ohun kẹwọn gbogbo àwọn nǹkan tí àwọn gbogbo àwọn èèyàn wọ́n kàn máa ń parọ́ tẹ́ra wọn ni ẹ machit don machit children ọmọ bẹ̀rẹ̀ súnà báyìí ìfọ́tí ìfọ́mù ni sẹ́wọ̀n kẹ so wọ́n kàn tẹ́ra wọn ni o sáwọn èèyàn máa mú nǹkan tó bá tẹ́ ìfẹ́ tó bá bá fẹ́ nú wọn mú ni so wọ́n ni <clears throat> ṣàfáà mi náà tún wà tó dásà lẹ́sà fún annabi sallallahu alaihi wasallam wàhíyà shafa'atu fi abi talib òun náà ni ìsìpẹ̀tà nabi sallallahu alaihi wasallam ó ṣìpẹ̀ fún abu talib idh a yukhrijuhu rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá yóò yọ bí shafa'ati inda Allah pẹ̀lú ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá min ad-darki al-asfali min an-nar níbi lowest level àwọn náà anabi sallallahu alaihi wasallam yọkún bí lowest level sí yíwa wal janna ni wọ́n ni ara ọ̀fà yarfa'uhu wọ́n ni yóò wá gbé lọ sókè ila dahdahin minan nar so ila dahdahin minan nar dé bí etí bèbè náà so wọ́n ni yughatti akhmasayhi so tí ó kọ́wọ́ àwọn àkílọ́kọ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ méjèèjì walakinnahu yaghli minhu dimaghuhu ṣùgbọ́n ìṣe pé ẹsẹ̀ ni ó kọ́wọ́ yẹn ọpọlọ rẹ̀ yóò mọ̀ sí kíni yóò mọ̀ hó yóò mọ̀ ta so yóò mọ̀ yaghli yóò mọ̀ fry so so táwọn ẹ̀kílọ́kọ̀ rẹ̀ aláwọ̀ ni mughalli fried so wọ́n ní kama thabata dhalika fi sahihayn gẹ́gẹ́ bí lèyìn ṣe nílẹ̀ nínú sahihi méjèèjì so gẹ́gẹ́ bí lèyìn níbi sahihi méjèèjì níbi annabi sallallahu alaihi wasallam yóò sì pẹ̀ fún gini yóò sì pẹ̀ fún Abu Talib so eléyìí ṣe ọ̀rọ̀ táwọn Sufi ó wá gba Islam so eléyìí nínú àwọn àlọ́ àwọn Sufi ni so ní pé a pé yóò wọ aljanna so yóò wọ aljanna lọ́jọ́ ọgbẹ́ndì eléyìí kódà ìlòmí ní Abu Talib ṣe kèfèrí toró gba Islam nínú ẹn torí pé ìtàwọn náà wà lórí ẹnu Islam nú kí àwọn máa ṣe kúfùrù kí ẹ ma pàpẹ mara batin sojú ọ̀nà táwọn náà ní nìyẹn sojú ọ̀nà Abu Talib náà rìn so Islam pé kí ẹ ma ṣe ẹ̀tì rọ́fà àwọn kakọ̀ọ̀kan bọ̀ kí ẹ ma gba Islam tannú so kí ẹ tó wọ́n ma ṣe kúfùrù so Ànábì ní fayarfa'uhu ila dahdahin minan àwọn àtẹ́lẹsẹ̀ rẹ̀ inú gbòó walakinnahu yaghli minhu dimaghuhu àmọ́ àwọn ọpọlọ rẹ̀ yóò mọ̀ fry so yóò mọ̀ fry so yóò mọ̀ boil yóò mọ̀ wọ́n ní kama thabata dhalika fi sahihayn wọ́n ní hadhihi al-mas'alatu al-ula fi shafa'a wọ́n ní mas'ala alákọ̀ọ́kọ́ lélẹ́ níbi shafa'a wọ́n ní wal mas'alatu thaniya wọ́n ní mas'ala ẹlẹ́ẹ̀kejì nípa tó ní ṣe pẹ̀lú ṣàfáà wọ́n ní fi madhahibi nasi fi ṣàfáà nípa madhabi àwọn èèyàn nípa tó jọmọ́ ṣàfáà wọ́n ní fa'akúl wọ́n ní mo wọ́n sọ pé madhahibu nasi fi ṣàfáàti thalatha wọ́n ní madhabi àwọn èèyàn nípa ṣàfáà ọ̀nà mẹ́ta ló pín sí wọ́n ní al-madhhabul awwal wọ́n ni mọ́dí àbí aláwọ̀kọ́ man yaghlu fi shafa'a ẹni tó kọjá ìlà níbi shafa'a wọ́n ni wa ha mutlaqan òun kà fi rinlẹ̀ lọ fi dunya wal akhirah láyé àti lálkìyàmà qiyasan li shafa'ati inda al-khaliq ala shafa'ati inda al-makhluq so in fi báwọn èèyàn ṣe máa ń ṣìpẹ̀ láàrin ara wọn láyé in fi ń wé ìṣìpẹ̀ tọ̀dọ̀ Ọlọ́run Ọba wọ́n ni wa haulahi hum ahlul khurafa àwọn onírànlẹ́nàdẹ́ àwọn lélẹ̀ so wọ́n ni wal quburiyun àtàwọn tí wọ́n máa ń yí nínú sítọ́ máa ń yí lórí sàárè so àwọn tó ń so àwọn tó ń bọ sàárè wọ́n ni wa ghulatul mutasawwifa wọ́n ní àtàwọn olùkọjáàlà nínú àwọn Súfí tó ṣe pé àwọn náà wọ́n pọ̀jù so tó ṣe pé àwọn náà ṣe àwọn náà ṣe àwọn náà pọ̀jù so èyí tí ó dé level yìí ó kéré nù wọn wọ́n ní fàyín náà yóò fẹ́ bí tó náà ha wọ́n lélẹ̀ wọ́n máa ń ṣe kíni wọ́n máa ń fi rinlẹ̀ tó má ti wò pé àà ah, wàlíyí ọlọ́run so lélẹ̀ bá sí ma ń sọ náà nìyẹn o so wọ́n ni wàlíyí ọlọ́run so wọ́n ni wọ́n fi ṣàfáà nílẹ̀ fún fi dúníà wà láàkírọ̀ láyé àti alákìyàmọ̀ pé ẹ máa pè láyé so ẹ máa idha kunta fi hammin ugithka bi himmati àwọn kúfúrù sarih eléyìí ṣe ẹmọ̀sẹ̀mọ̀ wá dàláìlà àbáwọn kọ̀rọ̀ yìí fún ara èyàn ṣe kúfúrù èyàn pẹ̀lá ẹ̀ lọ́lọ́run lélẹ̀ so àbí wa man yuhibbuni wa man yarani ẹlẹ́kùn ẹ̀ àní àwọn eléyìí ò nídìí ẹni bá tààrọ dádà níbi pé àwọn eléyìn kèfèrí ah ìjẹ́ ìsìlámù tẹ gan èyàn ó kẹfí sí èyàn ó kẹfí sí tó bá tó ẹsítẹ́sì láti pẹ àwọn eléyìn kèfèrí so ìjẹ́ ìsìlámù rẹ̀ èyàn ó kẹfí sí gáà èyàn ní ẹni bá nífẹ́ òun yóò aljanna ló wà sẹ́wọ̀n kẹ́ so wọ́n ni fa'inahum yuthabbitunaha liman yaz'amuna fihi wilaya fi duniya wal akhirah wọ́n ma fi wọ́n ma bọ̀ wọ́n láyé torí pé àwọn wá ṣàfáà wọ́n tún ma rò pé tó bá sí kìyàmà wọ́n tún sí pẹ̀ fáwọn so ní pé àwọn tàwọn bá yóò gbogbo àwọn èèyàn ní pé ṣéró àwọn ṣe láwọn ilé lọ́nà ọbọ́ láwọn mẹ́láìkù mọ̀ bí gbé mọ́ búkà so ẹ̀rí ẹ̀ ti rí gbá àwọn èèyàn àwọn gbogbo àwọn kan tí Súfí ń kọ́ àwọn èèyàn nìyẹn bí yíò sì ya kèfèrí sọ́lọ́wọ́n ọba so bí yíò sì ní ka ọlọ́wọ́n ọba kún tí yíò sọ ọlọ́wọ́n ọba di gẹ́gẹ́ bí ẹgbẹ́ rẹ̀ èyí ó sọ àwọn mẹ́láìkù ọlọ́wọ́n ọba di tí ń bá ṣe tẹ́tẹ́ láyé so Allahul musta'an so wọ́n ni wa fil akhirah wọ́n ni wa lihadha tajiduhum inda qubur ní tẹ́fì rí àwọn súfí nìyẹn ẹ ma bá wọn inda qubur níbi sàárì àwọn tó ṣe pé man yaz'umuna fihimul wilaya àwọn tó ṣe pé a waliyullahi ni wọ́n wọ́n ni yaquluna ya fulan wọ́n ni ilẹ̀ lágbájá o ishfa' li inda Allah bá mi sì lọ́dọ̀ Ọlọ́run ba ara o kò lè bọ́ sì lọ́dọ̀ Ọlọ́run ba kódà kò lè gbára rẹ̀ gan so òkú ni so wa ma kunta bi musmi'in man fil qubur so wani al-madhhabu thani wani madhhabi ẹlẹ́kejì al-ghulatu fi nafyi shafa'a àwọn tí wọ́n kọjá là níbi ìtakò shafa'a ay munkiratu shafa'a àwọn tí wọ́n takò shafa'a wani min al-khawarij nínú àwọn khawarij wal mu'tazila àtàwọn mu'tazila wa man wafaqahum àtàwọn tó bá jọ wọn wa haulahi yusammuna alwa'idiyya àwọn ilé na ma ń pè ní wa'idiyya li'anna maslakahum tó dípé ojú ọ̀nà tí wọ́n taglibul wa'id ìgbọ́lá fún àwọn ìlérí ìgbọ́lá fún àwọn nǹkan tó jọ mọ́ ìlérí ìyà wọ́n gbọ́lá fún gan so a mọ̀ pé wọ́n ní àwọn wa'idiyya so àwọn olórí kokoko tó wọ́n rán kan mọ́ àwọn ìlérí ìléríyà wọ́n ni a wọ́tárkù nùsúsì rọ̀já wọ́n ni wọ́n sì gbéjù sílẹ̀ àwọn ẹ̀rí nípa pé kí a máa so but àwọn khawarij àwọn deny rẹ̀ totally but àwọn míì náà wà láyé lónìí tó yí pé wọ́n ń deny rẹ̀ partially àbí wọ́n ń sọ àwọn nǹkan tí ó jọ so wọ́n ń sọ àwọn nǹkan tí ó so àti pé wọ́n fi wọ́n fi àwọn ẹ̀rí wọ́n fi ń gbára wọn èyàn sọ pé wọ́n deny ẹ̀kílùkọ rẹ̀ ṣàfáà generally o but kò jọ ìgbà pé wọ́n deny àwọn kankan pa rẹ̀ àti pé wọ́n tó wọ́n fi àwọn ẹ̀rí wọ́n fi ń gbára wọn so òun náà ni àwọn kíni àwọn haddadiyya so àwọn haddadiyya so bá sí ma ń ṣe nìyẹn so wọ́n bá Sheikh Rabi' pọ̀ lórí àwọn hadithi shafa'a so a sàlàyé díẹ̀ fún fún wọn fún nípa wọn fún wa so àti àwọn olórí wọn so bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ so díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lè yẹn máa bẹ̀rẹ̀ so ìgbà tí ó pa fi padà trézi ojú ọ̀nà èèyàn pé ah ó ti padà débí so bí ànù ṣe máa bẹ̀rẹ̀ fún yàn so ibi tariku sọ́lá náà ti bẹ̀rẹ̀ wọ́n mú wọ́n mú wọ́n mú títí so ó padà di pé hadithu shafa'a ni wọ́n bá Shaykh Rabi' so Allahul musta'an bánu bánu sí ma ìtànù tó ma ń sọ́yàn sí nìyàn ibo náà ti bẹ̀rẹ̀ ẹfẹ́ kàfàrà olórí torí àwọn kẹbíyàrọ̀ so wọn ò gbà fún yí láti kàfàrà rẹ̀ so ẹtún lọ sí bí pé à irun ẹ irun gan mukhtalaf fi tariku salah so ok wọ́n kọ́ àwọn àdífì ṣàfáà fún yín ẹ̀tùsẹ̀ kíni eléyìn náà ẹ̀tún ní ara báyìí báyìí báyìí so àtàwọn kẹta sọ tó pọ̀ gan tó pọ̀ gan a mọ̀ kọ́ láti Sheikh Rabi' yẹn lè fi sí àrìn láǹfàní nípa àwọn Haddadiyya so tó pọ̀ gan wọ́n ni wa qad qaddamna mu'taqadahum wọ́n ni a ti sọ síwájú àdìsọ́kẹ̀ wọn fi man mata ala kabira nípa ẹni tó bá kú lórí ẹ̀ṣẹ̀ gbáǹkọ́bì wọ́n ni fal khawariju wọ́n náà khawarij yukaffiruna murtakabil murtakibal kabira ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ gbáǹkọ́bì wọ́n kàfàrà rẹ̀ wọ́n pè ń kèfèrí fi dúnìyà wọ́n ni wa yastahilluna dama wọ́n ṣe ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́tọ̀ wa mala àti dúkìyà rẹ̀ wọ́n ni wal mu'tazila wọ́n láwọn mu'tazila o yaj'alunahu fi dunya wọ́n fi láyé yíò wọ́n gbé sí fi manzilatin bayna al-manzilatayn láàrin agbami kan láàrin agbami méjì la muslimun wala kafir kéèsì musulmi kéèsì kèfèrí wọ́n ni thumma ittafaqatil ta'ifatan bọ̀ àwọn gúrùpù méjèèjì ẹni wọ́n padà kò ala anna murtakibal kabira nípa ẹni tó ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbé o ìlàkìyà allaha musirran alaiha tó bá bọ́rún ọba pàdé lẹ́ni tó kọ̀ntínú lórí ẹ̀ fa innahu khalidun mukhalladun fin nar wọ́n ni yóò máa ṣe gbére lọ́nà náà ni o wa min hujajihim nínú àwọn ẹ̀rí wọn qawluhu ta'ala òun náà ni gbólóhùn ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ní famā tanfa'uhum shafa'atu shafi'in ní pé ìsìpẹ̀ àwọn tí ó ṣìpẹ̀ kò lè ṣe wọ́n láǹfàní ọ̀ wọ́n ni wa yuraddu alayhim wọ́n ni a ṣe rọ́dù fún wọn bí anna hadhihi al-aya ní pé aya yóò fil kuffar nípa àwọn kèfèrí ni wa laysat fi usati al-mu'minin kìí ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mìíràn lórí àwọn musulmi so wọ́n ni alam láhù azza wa jal sọ́nà ọba sọ pé ni kullu nafsin bí bima kasabat rahina illa ashabal yamin fi jannatin yatasaalun anil mujrimin ma salakakum fi saqar qalu lam naku minal musallin ولم نكن ta'imul miskin وكنا نخوض مع الخائدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين وني فما لهم عن التذكرة معرضين so wọ́n àwọn eléyìí àwọn kùfàrù lọ́lọ́wọ́ bá sọ́nú ayá yìí so àwọn kùfàrù lọ́lọ́wọ́ bá ni yá ni lan shafa'a àwọn ẹni yìí ìsìpẹ̀ kò ní kàn wọ́n àwọn kuffar li'annahum a'radu 'ani dhikra torípé àwọn eléyìí wọ́n gúnrí kò níbi ìrántí ni ó wa a'radu 'an dinillah wọ́n sì gúrú kò níbi ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọba alladhi ja'ahum bihi muhammadun sallallahu alaihi wasallam tí muhammad sallallahu alaihi wasallam tó gbà wá fún wọn wa ma ja'at bihi al-anbiya'u min ad-din al-haqqi min 'indillah àti فالآية في من رد دعوة النبي وني آية يعني بين توري جك دعوة النبي صلى الله عليه وسلم وني وكذلك من رد دعوته من, من رد من دعوة من مضى من قبله من الأنبياء àti ẹni tó bá reject dáwà àwọn tó ti síwájú síwájú annabi sallallahu alaihi wasallam annabi wani sallallahu wasallama ala al-jami' wani kíkẹ́ ọlọ́run àti wọ́n ni wà min hujjajihim nínú àwọn ẹ̀rí wọn náà qawluhu ta'ala bọ́lọ́rọ̀ ọba tán ni ma li zalimina min hamimin àwọn alábòsí wọn ò ní ní hamim wọn ò ní lọ́rẹ́ wala shafi'a bẹ́ẹ̀ sì wọn ò ní wọ́n ni wa wọ́n ni àyà yìí náà àwọn tí wọ́n ma fi sẹ́rí wọ́n ní fahun mahjujun àwọn gangan ni ẹ̀rin reject wa qawluhum marududun bil qur'an ọ̀rọ̀ wọn adánú pẹ̀lú qur'an wa bi mutawatiri sunna àti tó pọ̀ tó gbá nínú sunna wa bi ijma'i al-a'immati min ahli sunna àwọn tó sì pé àwọn ni àwọn gan ni wọ́n wà most deserving annabi sallallahu alaihi wasallam jù hadhon ní ẹ̀san fún wọn fi duniya wal akhirah ní ayé àti ní alqiyama so wallahu alam wa sallallahu wasallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk